بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ inna Allaha alimun khabir àbá ẹlẹ́ẹ̀kẹrin aljanibu annafsi annafsi psychological preparation psychological preparation for marriage o náà ni ìpinnu pé ó lè lóòtọ́ máa wọ̀ láti kí lè lóòtọ́ máa wọ̀ ibi jọ sí ni ẹ̀rí yóò bá ń bí ọ bá lè làbọ́kùnrin èyàn ti prepare challenge tó fẹ́ bá pàdé látara ìyàwó ẹ̀ challenge tó fẹ́ bá látara ọkọ torí nǹkan méjì tí ó papọ̀ ló fẹ́ papọ̀ tó pé background kárùkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò bá ní orílẹ̀ àfi mẹ́ran láwo táì fi mẹ́gùn ayakumullah orí ọjà àgbéyàwó ọjọ́ ọkọ níní ọjọ́ òkùnkùn ni hmm. okùn bíríbírí àwọn àgbàlagbà wọ́n gbogbo tí bá ń dán kọ́ ní góòlù gbogbo tí bá ń dán kọ́ ní wà rí ọkùnrin míì ọgbà pé èèyàn ni ó wà tráàtẹ̀ gan ọ̀fẹ́ ilé kù sí lọ́rùn hmm. igi ilé ìràsì ni igi eléra ní o ẹmbá ti gígí ilé ọgbé Allahu Akbar bẹ́ẹ̀ náà ni wọ́n otu oróbìnrin mi ò ti bàbá ọlọ́run parí sí lára tó mọ̀ pé aṣọ ló bò wà mọ́lẹ̀ kódà ni ṣùgbọ́n ní tí yẹn ìwọ náà ni ṣùgbọ́n tí a bá ti múra lẹ̀ tó ní idat nafsi gbogbo tí bá pa pàdé yóò faramọ́ àfaramọ́ ọ̀ràn yẹn ni kíyàn mọ̀ bẹ́ẹ̀ náà aljanibul aqli nínú ẹ̀ náà ni intellectual preparation ìní pé ìmúra lẹ̀ ti làákàyè làákàyè tí a bí sọkọ ìyàwó láàkáàrí dáàbí jẹ́ ìyàwó lé ọkọ a ní a sì kìí a ní o náà ni àwọn nǹkan tó ẹkọ́ wà nínú láàkáàrí wà nínú ìmọ̀ ìmọ̀ tó yẹ kí ọkùnrin ní tí ó máa darí láàkáàrí àtóbìnrin nínú ẹ̀ alìjáàrìmìlì alìjáàrìmìlì agbègbè iṣẹ́ pé ẹ̀yìn láti múra lẹ̀ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí ọkọ̀ ìjẹ́ ọkọ̀ iṣẹ́ ni tààtì gbọ́dọ̀ orí tó wà practical ma gbìyànjú láti ní preparation rẹ̀ pé ma lè practical jọ kí n practical gẹ́gẹ́ bí kí n practice gẹ́gẹ́ bí ọkọ ìyàwó gẹ́gẹ́ bí ìyàwó alìjáníbùlì ṣìmáàrin nínú ẹ̀ náà ni àyàmù ìsìmáyé social preparation ìgbáradì ti àwùjọ torí pé ìlànà ìgbéyàwó ìlànà àwùjọ ni fún àpẹẹrẹ ọmọbìnrin ọkọ yóò pàdé àwọn ẹbí ọkọ rẹ̀ ń ọkọ àbúrò ọkọ bàbá ọkọ ọkọ ọgbọ̀ ọkọ ọkọ ilé ìyá ọkọ ẹ̀ ilé bàbá ọkọ ẹ̀ àwọn aládùúgbò àfi kí yẹn níwà báládùúgbò lò bóòlá ṣe bá ẹbí ọkọ ẹni lò nílé ìyá ilé bàbá ẹ̀ bóòlá ṣe bá ẹbí ìyàwó ẹni lò nílé bàbá àti ìyá rẹ̀ àwọn kan lè ní wọn afẹ́yàwó tán wọn kọ̀yìn sẹ́bí ìyàwó wọn Ebi ìyàwó onítùmọ̀ mọ́ àmì náà ní ọkọ táwọn akọ̀yìn sí ẹbí wọn gbámọ́wà tó kọ̀yìn sí ẹbí wọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ ma rí wọ́n ni my my wife i my wife èmi àti ìyàwó mi mi àtọkọ mi ah ìròrí burúkú ni me and my wife ìròrí tí ò dá ní o ọkọ rẹ̀ ọ̀jábọ́ láti sánmà àwọn kan ní sí kíní àwọn kan ni wọ́n bí ìyàwó rẹ̀ ọ̀rẹ́ abẹ́lá ìsẹ́mà àwọn kan ní sí kíní àwọn kan ni wọ́n bí kò sí mí o kò sí mí my wife o kò sí mí and my wife no kìí sí orí àwọn mùsùlùmí tàlàfẹ́ fi jọ kò sí sínú àṣà Yorùbá wọ́n ní àti di kankanáà a ti dá ẹbí méjì papọ̀ a ti di kankan náà ẹ̀rí ìjọta bá jẹba ní ọmọ náà ìmọ̀nà ni pé a ti dẹ̀bí pọ̀ a ti gẹ́ni a dẹ̀bí pọ̀ wọ́n ní ẹ̀yin bàbá blaki sílífààrí ọmọ yín ni o ọmọ yín ni o ẹ̀rí náà aljanibu li jinsi ona ni igbaradi ti ìjẹ́ okun ati ìjẹ́ obìn ẹ̀rí wọ́n ni sex education sex education o ni pe kí a kágbáradì bó ni emi okun ó ṣe jọkùn hmm. gẹ́bí ọkùn kóbi náà gbáradì ìjóbin bó làṣẹ jóbin iye náà ni ó ti yé wa tí ó ma gáìdì wa tí ó fìdí pa níyàwó ní ó ma gáìdì pa lọ́kọ àtàwọn ẹ̀kọ́ tó rùpọ̀ ma gbátà ń sàlàyé gbogbo tàà ló ní àlàyé tí ẹ lẹ́yìn náà aljanibul ilmi wal fikihi o náà ni ìgbáradì tí ìmà ìgbáradì tí ìmà àgbọ́yé fíkíù káńkọ́ ẹ̀kọ́ fíkíù zawaj kọ́kọ́ ma kí àwọn ma alijanibu alijanibu l'idari o náà ni ẹ̀kọ́ ètò tààlì ní administrative preparation administrative preparation ẹni ọba káńtà akọ yìí mẹ́wàá ni àwọn kàtà sọ fún yìí ẹni ọba ká mẹ́wàá ni tọkùn ni alìsìdáàdì alìmáàdì alìsìndad alìmáàdì o náà ni gbáradì uh, uh, ọ̀rọ̀ ajamu material preparation alìjẹ́m rẹ̀ kásìbí kó wá owó kó sí gẹ́ni kó wá owó ta ma ń náwó ń bí ìyàwó ọkùnrin ní nù ṣẹ̀ríà onínáwó náwó, tí ẹ bá wo súrátù nìsá ní ìgbàtọ́lọ́wọ́ bá àlẹ́kọ̀ọ́ láfẹ́ sọ ipò ọkọ ipò ìyàwó àyá 34 kọ́ ni olóní arìjálù kọwàmúnà lánnísà arìjálù kọwàmúnà lánnísà olóní arìjálù àwọn ọkùnrin ẹ̀yin lọ́lọ́ ń pè ní rìjálù rọ́jùlẹ̀ yọkan ẹ̀rí ọlọ́run ní àwọn ọkùnrin o kọwàmúná alànìsà àwọn ni a gbé àṣẹ fún lórí obìnrin bima faddala Allahu bá ala ba'd kí wá mọ̀ kèése agídí o kò sí ọkùnrin tí ọmọ yà yìí gbogbo ọkùnrin lọ máa yáyìn ọkùnrin lò promo ọpọlọ́lẹ́rọ abẹ́ mi lọ wà aláṣẹ́ni mi aṣẹ́ni kọ́kọ́ ní ẹgbẹ́ mọ́ àkọ́kọ́ tẹ́dìbìr tẹ́dìbìr tẹ́dìbìr ètò hmm. ilé ètò ní nínú ilé ẹlẹ́ẹ̀kejì alwilaya alwilaya alámójútó ni ẹlẹ́ẹ̀kẹta alhimaya alhimaya aláàbò ni Allahu akbar ẹlẹ́ẹ̀kẹrin arriaya arriaya ẹn tí ó fi pé you must supervise gbogbo tí lọ pèsè ìkókù ní ẹni ọmọ ìlú ìyàwó ẹ̀kọ̀wà mọ́nà kí wá mọ̀ ẹsẹ̀ ká ma gbà ọ̀ kí wá mọ̀ ẹsẹ̀ kí ọwá dẹ́rù bá kọ́ má lè sọ̀rọ̀ kọ́ ma gbọ̀n láà àmójútó agbésẹ́lé ọlọ́ ọlọ́ni ìdáàsí òun fi sọlá ni bima faddala bima faddala Allahu ba'dahum ala ba'd ó wùn ó ṣe kí ni ó wọ́ òun lòun gbé fọ́kùnrin òun fi sọlá fún ni tó lọ bá lóun wá fún ẹni nǹkan ọmọ pẹ́ dẹni ṣe wà á lòdá bá ò lòdá tó bá lòdá ọ̀kẹran wájú ọlọ ọgbogbo àwọn ọkùnrin máa sí lò ọlọ́wọ́ adúmẹ́ ọlọ́wọ́ fi kún wa bima anfaqu min amwalihim ọlọ́bìndomi ń jẹ ọkọ ìdómi jẹ ọkọ látàrí owó tẹ́ ìná àtòwó tí wọ́n ná ọkọ jẹ́ ọ̀nà wúyàwó ẹ̀nà kíwà mọ́ dọ́ àti kíwà mọ́tùkà àṣẹ́tọ́lọ́ bá gbé fún ẹjí sọnù òjì sọnù túbọ̀ mẹ́ lọ torí díẹ̀ inú jẹ́ àfi jọkùnrin oníkọ́ náwó yàwó ẹ̀ wá jẹ́ ojúṣe àbí ó jẹ́ ìmúra lẹ́ẹ̀lẹ́ kọkànlá tó fi ju ọkùnrin tó fi ju obìnrin lọ gbóńtà ká yẹn gbogbo ọ̀nà ìjọ papọ̀ ń bẹ̀ ọkùnrin àtóbìnrin ṣe kíní kí lọkùnrin fi yàtọ̀ sóbìnrin ojúṣe ìnáwó àmójútó àmójútó àkíyèsí ìlàkíyèsí ìdáàbòbò ìdáàbòbò ìnáwó Allahu Akbar mo ti kàdí ìsìnfẹ́ lẹ́ẹ̀kan pé tó bá ti lágbára wọ́n sí kí láàbí rẹ̀kọ́mẹ́ntì fún ẹ̀ wọ́n gba àwẹ̀ làbá kan ní àwẹ̀ àpán ọ̀ lásìkò àwẹ̀ àpán kò lásìkò kan kò lọ́jọ́ kó sáà máa gba àwẹ̀ ni kó sáà gẹ́ni kó sáà máa gba àwẹ̀ ìrúpá pọ̀ ni kẹlìbàmù àti wá rí àwọn ìlànà mélòó àwọn ìgbáradì mélòó ìgbáradì ẹ̀dà mélòó ni mẹ́wàá wọ́n kí mo ń bí àwọn tí mo ń bí ni ẹ̀yin jẹ́mọ́ ìgbáradì mélòó fọ́bìnrin ọkùnrin kọ́ ká máa mú lọ́kọ̀ọ̀kan ìgbáradì àkọ́kọ́ aljanibu arruhi ó náà ni ìgbáradì ti ìdàgbàsókè ẹ̀mí ọkàn spiritual preparation ó ń sílà àkọ́kọ́ ó náà ti síwájú iṣẹ́ mi kó mo fẹ́ lọ mo fẹ́ níyàwó iṣẹ́ mi ni iṣẹ́ mi ni iṣẹ́ mi òun náà ni àfikẹ́mìyàn dáa ọkùnrin tó fẹ́ níyàwó àfikẹ́kẹ́ sí kíní àfikẹ́mí ẹ̀dá obìnrin tó fẹ́ lọ́kọ ẹ̀mí ẹ̀ gbúdọ̀ dá wọ́n ní kí la gbà lérò pẹ̀lú àjẹ́bì rúhí almaksudu bihi huwa atarbiyata ruhiya allati ta'ni wọ́n ní tá gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni spiritual training ìrí ẹ̀mí ìrí ẹ̀mí náà tó gbé tó túnbọ̀ sí náà ni pé himayatu ruhi mímá yùṣáwìhù jàwàhárọ̀ ha wà síbábà mọ́rọ̀dì ha o ni ká dáàbùbù ẹ̀mí inú nǹkan tí máa kọlu ẹ̀mí tí emi, kọlu odonú ẹ̀mí àti káti dáàbò nínú àwọn okùnfà tí máa jẹ́ emi, ẹ̀mí ṣàìsàn àkọ́kọ́ nù àwọn kan mẹ́jì máa ń bẹ ẹ̀mí jẹ́ ni àṣíríkú wàlíkúfùrù àṣíríkú wàlíkúfùrù ẹbọ kìfèrí a máa bẹ̀mí jẹ́ bẹ́ẹ̀ ni fàk ìwà sọ̀bẹ́sẹ̀lú a máa tẹ́kẹ́ ni a máa bẹ̀mí jẹ́ al-asad kìíta a máa tẹ́kẹ́ ni a máa bẹ̀mí jẹ́ al inú ni bí ni a máa tẹ́kẹ́ ni a máa bẹ̀mí jẹ́ alikibu ìjọrọ ẹni lójú a máa tẹ́kẹ́ ni a máa bẹ̀mí jẹ́ àríyá sí àrí ni gbogbo ìlúsí wà lára ọmọ ẹ̀dẹ́ ni Allahu Akbar wà lára ìyàwó wà lára ọkọ gbogbo àwọn àrùn ọkàn wọ́gbọ́tọ́lọ́ ń sọ̀rọ̀ mọ̀náfíkì inú Suratu Baqara ومن الناس من يقول آمنا ومن الناس من يقول آمنا Ọlọ́run ní bẹnu ọmọ ẹ̀dẹ́ nìyàn ayẹ́lẹ́kẹ̀ẹ́jẹ àbáyẹ́lẹ́kẹ̀ẹ́jọ nbẹnu ọmọ ẹ̀dẹ́ nìyàn mọ́ta pé agbọ́lọ́wọ́ bá gbọ́ آمنا بالله وباليوم الآخر agbọ́lọ́wọ́ gbọ́ àgbàlìkẹ́ àmà gbọ́ وما هم بمؤمنين ọlọ́run lọ́dún ọlọ́run àgbọ́lọ́gbọ́ Allahu akbar wa ma hum bi mu'minin ya yukhadi'una Allah ọlọ́run ń tanlọ́ bá jẹ́ walladhina bí kulubihim marad ìbẹ̀nu ọkàn wọn àrùn fàzádàhùnmọ́lọ́hùn mọ́rọ̀dọ́ ọlọ́wà tó sàlékún àrùn ọkàn wọn wọ́láhùn máa dáàbùn ní alìmùn bí máa kánú yẹ́kìdìbò anáníyẹ lẹ́tẹ̀ èrò tó pẹ́ látara wọn tí wọ́n pa torí díẹ̀ gbọ́dọ̀ lórí mímọ́ ọkàn obìnrin àsapá lórí mímọ́ ọkàn tí wọ́n bá gbé ọkàn tí ó dá pàdé ara wọn ìní wọ́n máa suspect ara wọn ó di kí a máa tú ọ̀rọ̀ ara wọn sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lẹ́yìn náà wakadhalika tanmiyatuha wa riyadatuha bil ibadatil mukhtalifa bi asalibin khassa bẹ́ẹ̀ náà ni ọkọ tí ó níyàwó ìyàwó tí ó ní ọkọ nínú ìdàgbàsókè ẹ̀mí ni pé kí wọ́n jẹ́ kí ìdàgbàsókè ẹ̀mí wọn ní improvement can improve ìdàgbàsókè ẹ̀mí wọn ẹ̀rí pẹ̀lú ìjọsìn ìfarasílọ́n kéèyàn tó lọ́kọ kó tó níyàwó èyàn farasílọ́n wọ́n ní bèlè ìbàdá tí mukhtalifa bí àsàlì bí àkásà torí wípé marriage a máa reduce ìjọsìn ọgbọ́mìnì marriage ìgbéyàwó kálọ́kọ ìmọ̀ reduce ìjọsìn tí ọmọ ìjọwọ́ ní ọ̀tọ̀ ha ìtẹ́lẹ̀ onísìnà kan lẹ́mọ̀ ìjọ kan bọ́dà kan fẹ́ níyàwó àwọn kánsẹ̀lẹ̀ múra sẹ́sìn rẹ̀ o torí pé marriage àwátábáka tí a fatiyakan uh, problem faced dawa and da'iya problems faced by dawa and da'iya by fatiyakan by fatiyakan ó di ṣáptà kan ní ọ̀rọ̀ marriage ó máa change direction yàn bọ́dà yìí kó ipò níyàwó fún bí ọdún bí mẹ́wàá kó tó níyàwó kọ pa àsànbá àjẹ́rí láàrin ọdún mẹ́wàá kó tó níyàwó kò mísì àṣùbà rí ó níyàwó báyìí àṣùbà àjọ kejì àṣùbà àjọ kejì tàbárí agun mẹ́fà ló jí mẹ́fà ló subhanallah ó ní ustaz ẹ sọ bẹ́ẹ̀ ó ní sheik ẹ sọ bẹ́ẹ̀ abá bẹ́ẹ̀ ó sùn gbọ́nà ni torí ní ẹnu pé kíyàn tó lọ́kọ kó tó níyàwó musulmi là ń bá sọ̀rọ̀ brothers and sisters mọ̀ bá sọ̀rọ̀ ó láì jẹ́ kí ẹ̀sìn dùn ẹ lára pòlù sí ajẹ́ tí ẹ ma yàtọ̀ ah, ọ̀gbọ̀n fẹ́fẹ́ yàwó hmm. ah, tí yẹ̀ òdó tẹ́lẹ̀ kìyàwùn lè rí ọwà dúró irú orí ọwà dúró ìwọ́n títí láwàrí òdúró lásìkàrí òdúró hmm. yóò bá sì ní okun núlà gbé jìta Allahu Akbar ìtẹ́ bá gbé mì ní gbé fò ọ̀rọ̀ ayẹn ní nígbà jẹ́ múra marriage kí rẹ̀ ni obìnrin ni tóbò bó ṣe délé ọkọ bó ṣe níyàwó tí ò ní rìdìt kò possible pé bí kí n tó fẹ́ ọ̀bẹ́ mú rí kí wọ́n tó mistake that standard ọwọ́n alọ́lẹ̀ bá mi ń bẹ tírò clock èyàn ọkọ máa ń jí ìyàwó délé kọ̀tọ́gí ọkọ̀ tó sù ọlọ́ndá ẹ̀wọ̀ lóhun olóyún láti aago kan nìyàwó tí ń bì ọgbọ́n ni àtàgò kan nìyàwó tí ń bì nísì lọ tẹ́lẹ̀ tí lè ń bọ̀ ní tutọ́ sórun mẹ́mẹ́ sí ìyẹn ló sì kí á mú lé hmm. mọ́ náàmìlá ìyàwó náà ti máa sì kí á tí ń bì sí yóò rojú kí á mú na fi múra ilẹ̀ Yorùbá sọ pé ìyẹn máa pọn mílẹ̀ dógbẹ̀ ni a dàmí síwájú láàbí tẹ̀lẹ̀ tútù dáàbà ń sọ wà ní ẹ on láti high in your spiritual before the marriage na wakada tatihiruha wa takhliyatuha min ar-raza'il bẹ́ẹ̀ náà ló gbìyànjú gbogbo àwọn àwà ọ̀dá tẹ́sìn ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣe marriage ó gbọ́nù inú ẹ̀mí ọkùnrin obìnrin ẹ wà gbọ́nù thumma tahliyatuha bil fada'il al mukhtalifa àwọn ìwà ẹwà ìwà ọmọlúàbí lóògbìn láti máa hù ìrẹ́ ọkùnrin obìnrin wa akhiran tarkiyatuha ní láta pé kí àsìkò rẹ̀ pẹ̀lú ọlọ́run tó dẹ̀ dárí obìnrin tó dọ́kùnrin náà láti lè ní àsìkò tó pé pẹ̀lú ẹ̀ wàlìtẹ̀kúnà ara síratin mustamirratin bihi fi sirri wal ilan torí díẹ̀ a wà jẹ́ kí ọba lò yí ana muhammad sallallahu alaihi wasallam ó ní ahabbul amali lillahi adiwamuha wa nqalla ọkọ̀ sọ̀sánà sọ Bukhari oníṣẹ́ tọ́nà ọba lóore tó lóore tọ́nà ọba nífẹ̀ẹ́ sí jù oníṣẹ́ tààjẹ́ ojú jẹ́ tàà sí kí ni iṣẹ́ tààjẹ́ ojú tó ń lọ ní gbogbo gbà kódà kéré gbìyànjú o mọ́ yẹn fílà tẹ́lẹ̀ mẹ́jọ kó tó márì bí mẹ́jọ ọ̀bá ṣe yàn bá pé méjì náà bá lè maintain trying that túraka mọ́jọ sí kíní mọ́jọ bọ́ tẹ́lẹ̀ jùsì kan lọ máa ké ọwá márì tán kó dàbá pé zip lọ bá gbà mọ́jọ sí kíní ìdájú jùsì ló bá gbà mọ́jọ bọ́ jẹ́ sọ fún wa nìyẹn ولتستمد منه العون والإشراق والطمأنينة torí díẹ̀ kí la ń fẹ́ lè ṣe bí ẹ bá ti ń sin Ọlọ́run Ọba àfi ń wọ́ oore àfi ń wá agbára lọ́nà àwọn àwọn ìláyí ìrọ̀lọ́n dúó tì mí àfi súnmọ́lọ́ ní tó pé wọ mùsùlùmí lóbin tó ní ọ̀tọ̀fẹ́ lọ́kọ lọ́kùn lóbin ọ̀fẹ́ ní ọ̀fẹ́ lọ́kọ ọlá ti súnmọ́lọ́n ihe ni ó gbà ẹlẹ́ lọ́wọ́ àrìnká ẹnìkan ní ọ̀fẹ́ tọ́ ọ̀fẹ́ bù nǹkan mọ́lẹ̀ ọ̀fẹ́ so nǹkan o tún wọ́n hmm. iye ní ilé ayé ilé ogun ni ilé ayé ilé ogun ni ṣùgbọ́n lọ kẹwàá ẹ̀rí àdúà síláhùnà alqatil àdúà o náà ní dáwà musulmi tí gẹ́gà fẹ́rẹ́fẹ́rẹ́ tí kìí kú lẹ́nu ana muhammad sallallahu alaihi wasallam ohun tó bá di ìdáta gbẹ̀yìn òru ọ̀nà ọbọ́ sọ̀kalẹ̀ wá sílé ayé bó ṣe lẹ́tọ̀ọ́ kó sọ̀kalẹ̀ yóò a máa béèrè sáàrí ẹn tí ń wá foríjì kí n foríjì Allahu Akbar sáàrí ẹn tó ń fẹ́ nǹkan kí n fún tó ń bèèrè kí n fún irú àsìkò tàà wáyé láti bí 330 tásọ̀ mọ́ fi tó mùsùn gidi kìí sùn lásìkò yẹn ẹ̀yẹ ẹ̀rì tẹ bá bá wọn àgbàlagbà tẹ bá bá wọn lò ẹ bá wọn tí wọ́n lájú lásìkò yẹn gbọ́n àgbàlagbà nígbàtí bàbá tàwa ń bẹ láyé alájú bá wọn ni Allahu Akbar wọ́n yàn náfìlà lọ ni wọ́n ṣàdúà lọ ni dójúmọ́ dójúmọ́ lẹ́fi kéré ní àwọn àfẹ́ẹ̀sìn táwà bá lò tó bá dẹ̀yàn àṣùbá ìbákàtà bá àjẹ́ sàtìkárù tán wọ́n sùn wọ́n ní bàbá ń sùn lọ́wọ́ gbogbo ẹ ti mọ̀ pé àìsàn alẹ́ àná ònu hmm. wọn ò fòrò wọn ṣeré torí díẹ̀ inú tí a fi lè mìntín ìgbéyàwó oníjọsìn oníkíní òun náà níjọsìn ó sì pọ̀ tẹ́bà wo Suratu Baqara ayàtà àdòsílé nínú yẹn ayà 177 gbogbo tí ẹ̀sìn fẹ́ lọ́dọ̀ wa pátá lọ́rọ̀bọ̀ kú sínú àyà yẹn ọgbọ́tọ́lọ́ sọ ni laysal birra an tuwallu

nabiyyin gbogbo àwọn ànábì Ọlọ́run gbọ́ dómẹ́yẹn gbogbo yẹ àkídànù akbar gbogbo kí ni ẹ àkídànù àwọn sí ọkàn àwọn sí àfọkànṣe níbo lọ́lọ́run bá rẹ wà ẹ̀rẹ̀ mùsùlùmí níbo ló fọjọ́ gbé ìdàlẹ̀ kí a mọ̀ sí ìgbàgbọ́ náà màlẹ́kà mbolofi sí ìgbàgbọ́ náà àwọn ànábì inú ojúṣe nù نعم وآتى المال على حبه ó sì tún ná owó bó sì nífẹ̀ẹ́ sówó yẹ sí ọ̀nà zawil kurba àwọn tí a súnmọ́ wọn ó fún alówó wal yatama àwọn ọmọ òrukàn a máa fún alówó wal masakin àwọn aláìní a máa fún alówó wabina ìbádàtú mọ̀lẹ́yà àìsọ ìbádàtú kọlìbíyà iṣẹ́ ọkàn ìgbàgbọ́ owó níná bó ṣe olórin nù náà wàsáìlì iná fi ríkọ́ bákanáà wọn tó yí pé wọ́n ń bẹ nígbèkùn tí wọ́n wà lóko ẹrú anáwó láti bọ́kùn wọn wọ́n kọ́ bákanáà o tó gbénu dúró wà á ta zaka ọyọ̀ zaka wàlmù fún àbí àdíhìm ìdáàdù gbogbo tó wọ́n á sàdéhùn yóò pè àdéhùn ìwànú o promise ìyàwó ẹ tó bá délé mi máa ṣe nǹkan báyìí fún ẹ ó dé tán òsìnkẹ́ ni ó ṣe fún òsìnú ayà yẹn wọ́n náà promise ọkọ ẹ bí ṣe máa ṣe rẹ̀ tí bá délé ó débẹ̀ tán ọ̀yọ̀wọ́ náà والصابرين في البأساء والضراء وحين البأس àtàndà máa ṣe sùúrù nígbà ìpọ́njú nígbà ìnira àti tí ó bá lè ẹ̀rì ọkọ àti ìyàwó láti láfaradà ń bọ̀ bá lè so Ulaika alladhina sadaqu ọlọ́nà tí a bá sí gbóǹdá sọ yìí àwọn náà lólódódó wọ́n ti lọ ọlọ́ni àtẹ́jú lódòdó ẹnu dídùn tí wọ́n sọ fún àwọn agbára fẹ́fẹ́ ra wọn wọ́n dílé tán wọ́n yàmbá ọlọ́ni ẹmbásí gún tàà ń sọ iṣẹ́ ọkàn iṣẹ́ ara iṣẹ́ owó ọlọ́ni tí wọ́n sòdòdó pẹ̀lú ẹ̀ ọlọ́run àpàrẹ wa ulaika humul muttaqun àwọn náà àyà 15 innal muttaqina fi jannatin wa uyun ọlọ́ni wúláyíká múlùtakún wúláyíká múlùtakún ọ̀rọ̀ àti pé àtàbájẹ́ mútakún kọwa ni innal muttaqina fi jannatin wa uyun ọlọ́run pé bá ti jẹ́ olùpayọ̀ ọlọ́ọ̀ba wọn ọ̀bẹ́nu àlìjẹ́nà àti tàbá ti jẹ́ olùpayọ̀ ọlọ́run a mọ̀ bẹ́nu àlìjẹ́nà àtàkẹ́rẹ́mọ̀dù ọlọ́mọsí àìsẹ́ ní olùpayọ̀ ọlọ́run lẹ́ni àsọ fún wa kó là gbáradì tàbá fẹ́yàwó tàbá fẹ́ lọ́kọ wọ́n sọ pé gbáradì yìí fóbìnrin mẹ́wàá ni fọ́kùnrin bọ́kànlá ni ọ̀kanú ẹ̀wà nù èmi tí mo wá sọ̀rọ̀ wọ́n náà tó gbọ́ wúra rẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí o tó fẹ́yàwó ṣé bẹ́ẹ̀ lórí o tó lọ́kọ yóò bá ní òkùnkùn ní kùn oní mamanú torí ìdí ẹnu kan tààlẹ̀ sàtúnṣe ẹni ẹ̀yin tẹ́ ti níyàwó ẹ̀yin tẹ́ ti lọ́kọ ẹ̀tún ẹ̀mí yìí ṣe síra yín ẹ̀yin tẹ́ ti ní ọdẹ́ ti lọ́kọ ẹmúra alẹ́ ẹ̀yin òbí ẹ jẹ́ kí àwọn ọmọ yín ní ìdàgbàsókè ẹ̀mí pẹ̀lú wọlọ́dọ̀ ọlọ́mí tààtù dóṣèrè àtẹ́ntọ́sọ̀rọ̀ àtẹ́ntọ́gbọ́ ọlọ́mọsán ìdáníjọsìn fún wa àtókè àwọn bàbá wa ṣífì máa ń wa gbogbo àbáyìí